إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أرقفنا الله سبحانه وتعالى وباتي يجي كما بلاي كما بلوري إسلام تسيدي أسكوي أولينا لا تدعو الله سبحانه وتعالى ó tún wá ń ṣe rọrùn fún wa láti pé ká péjọpọ̀ láti wá ìmọ̀ nípa ẹ̀sìn ọ̀rọ̀ ọba nípa àwọn ìpìlẹ̀ ẹ̀sìn yìí nǹkan tó ṣe pé tó bá dúó ẹ̀sìn dúó tó bá sì ti bàjẹ́ ẹ̀sìn ó ti bàjẹ́ nìyàn ọ̀nà ni ìmá tawhid àti bó láti máa fi fiṣẹ́ láti máa fi ń tàǹkọ́ bó láti máa fi fi ṣiṣẹ́ nínú ìgbésí ayé wa tá fi máa jìnà sẹ́bọ̀ tá fi máa dún ní máa tawhid ní gbogbo ọgbà so àwọn kà fún wa nínú tírà sheikh Salih ibn Fawzan al-Fawzan so tírà durusun fi sharhi nawaqidil islam so àwọn wọ́n fi ṣàlàyé àwọn nǹkan tó ma ń ba islam jẹ́ so nínú àwọn nǹkan tó ma ń ba islam jẹ́ tó ṣe pé naqidu ẹlẹ́ẹ̀kẹta nǹkan ẹlẹ́ẹ̀kẹta tó ma ń ba islam jẹ́ òun náà ni man lam yukaffiril mushrikin ẹn tí ó bá pè àwọn ẹlẹ́bọ tí ó bá pè wọn ní kèfèrí aw shakka fi kufrihim àbúnsí iyèméjì nípa ìjẹ́ kèfèrí wọn àwòsọ́ haha madhhabahum àbúsọ pé tí wọ́n ń ṣe dá káfà rẹ̀ bẹ́ẹ̀ di kèfèrí o kí ló dé torí pé ń pẹ́ ọlọ́wọ́ bá ló kòrọ́ nìyẹn ọlọ́wọ́ bá ń sọ pé àwọn kírísítíẹ̀nì kèfèrí ni wọ́n sọ pé yàrá dáadáa ni ọlọ́wọ́ bá ń sọ pé wọ́n ṣe kèfèrí so eléyìí Sheikh Saalih Fawzān wọ́n ti ṣàlàyé ẹlẹ́kùnrẹ́rẹ́ tó pọ̀ gan láwọn àlàyé tó ṣàǹfààní gan tíra yìí tíra tí fún alamari tawhid kí yàn máa gbìyànjú láti máa lò nínú ìgbésí ayé yàn so Sheikh wọ́n sàlàyé lábala yìí pé kí ni túnmà pé ká pe kèfèrí ní kèfèrí tòótọ́ kí làwọn nǹkan tí ó jẹyọ àbáwọn nǹkan tí ó tẹ̀lé ìpe kèfèrí ní kèfèrí alhamdulillah àti wá wò wọn lẹ́yọ kọ̀ọ̀kan pẹ̀lú àlàyé Sheikh so wọ́n dákọ mọ́kànlá nínú àwọn nǹkan tó ṣe pé tí ẹ bá pé ó fi mọ́ tó tọ́ só mú àwọn kèfèrí tó yẹ kó mú kèfèrí só mú wọn kèfèrí àbí ọ̀nà wọn náà tán sọ pé ṣebí kèfèrí Ọlọ́run ni so aláwọ̀kọ́ òun náà ni pé èyàn gbọ́dọ̀ kó rí wọn kíyàn mú wọn lọ́tà ṣùgbọ́n kò túmọ̀ pé kíyàn sí kíni kíyàn wá di tẹ́rọrìsì so kò túmọ̀ pé kíyàn kíyàn di tẹ́rọrìsì torí pé kíní kan wà tí ó yá àwọn èèyàn ìyàtọ̀ wà láàrin pé kó nífẹ̀ẹ́ èyàn àti pé kó yàtọ̀ wà láàrin pé èyàn nífẹ̀ẹ́ èyàn àti pé èyàn relate pẹ̀lú èyàn so ìyàtọ̀ wà láàrin pé èyàn nífẹ̀ẹ́ èyàn àti pé èyàn síkín èyàn relate pẹ̀lú èyàn so wọ́n sọ fún ọ pé má nífẹ̀ẹ́ wọn kó kórìíra wọn so kó mú ọlọ́ta oyi but wọ́n wá sọ fún ọ pé ah, látara yẹn o ó wá gbọ́dọ̀ wá di terrorist pé ọlọ́mọ pa wọ́n ni ọlọ́mọ ara ọ̀ so ilé ìjálá ọ̀kọ́ nínú àwọn nǹkan tí Sheikh Saalih Fawzān ṣàlàyé ẹlẹ́kejì nínú àwọn nǹkan tí ó tẹ̀lé ìpé kèfèrí kèfèrí òun náà ni pé tẹ́lẹ̀ bọ́ tí kèfèrí bá kú so musulmi dáyàkọ janaza rẹ̀ tẹ́lẹ̀ bọ́bá ku musulmi dáyàkọ janaza rẹ̀ wọ́n gbọ́dọ̀ rí ọ́n bẹ́ẹ̀ o gbọ́dọ̀ kí wọn o gbọ́dọ̀ rí ọ́rá o gbọ́dọ̀ kó gbogbo tó jọ máa irú nǹkan báyìí ẹlẹ́kẹta musulmi ò kí ń jogún kèfèrí kèfèrí náà sì jogún musulmi àwọn kèfèrí náà wọ́n jogún ara wọn ẹlẹ́kẹrin kò tọ́ kí kèfèrí kó wá lọ kó wá fẹ́ ọmọbìnrin musulmi kò tọ́ kí kèfèrí kó fẹ́ ọmọbìnrin mùsùlùmí kò tọ́ torí pé yóò sọ di kèfèrí torí pé ìyàwó ma wà lábẹ́ ọkọ ni so àmọ́ mùsùlùmí ó lè ni ó lè fẹ́ obìnrin kèfèrí ẹ̀ rábò sí ara ọ̀ torí pé Islam lòdodo ẹ̀sìn ọ̀nà ọba lòdodo ni so kò sábò sí kankan bẹ́ kò sí pé gbogbo ẹgbọ́dọ̀ fair ó gbọ́dọ̀ just ó gbọ́dọ̀ just àmọ́ kí gbogbo ẹrí bá kankan náà kò possible òun kọ́ náà ń justice so afanaja'alu al-muslimina kal-mujrimin so musulmi òun lè fẹ́ kéfèrí obìnrin ṣùgbọ́n pẹ̀lú kíni pẹ̀lú pé mọ́jẹ̀ mú pé kíni ó gbọ́dọ̀ jẹ́ muhsana ó gbọ́dọ̀ jẹ́ ni tó wà chaste kó mọ́ jẹ́ ni oníranà kéfèrí irú kéfèrí wo tún wá ní kéfèrí tó jẹ́ ahlul kitabu ni o kò lè fẹ́ musulmi tó di kùbúrí tí ń bọ sàárẹ̀ o so kò lè fẹ́ ni tó fẹ́ sínlẹ̀ o kò lè fẹ́ lẹ́bọ kò lè fẹ́ ń sàngó yahudi christian pẹ̀lú mọ́jẹ̀mú pé kíni ó gbọ́dọ̀ jẹ muhsana kò sì gbọ́dọ̀ sí ìpáyà pé kíni yóò sọ di kèfèrí kò gbọ́dọ̀ sí ìpáyà pé yóò sọ òun di kèfèrí àbáwọn ọmọ rẹ̀ di kèfèrí àbí kò ní gbọ́rọ̀ sí lẹ́nu lórí ẹ̀sìn sọ́rẹ́ karùn nínú àwọn nǹkan tí ó tẹ̀lé ìpé kèfèrí kèfèrí so òun náà ni a ìjẹ́ ọ̀ranyàn ìṣe hijrọ́ kò nílùú wọn ìjẹ́ ọ̀ranyàn ìṣe hijrọ́kò nílùú wọn so ìjẹ́ ọ̀ranyàn ìṣe hijrọ́kò nílùú àwọn kèfèrí so ìlú tó ṣe pé irú France tí wọ́n yẹ̀yẹ́ ànábì ọlọ́run ọba ìyẹn Ìsá so tó ń sọ fún ẹwọ̀n France ti báyìí àwọn mùsùlùmí mìíràn tó ń sọ fún wọn pé nígbà tí wọ́n ń ṣe ìranu àgbánláyé so Olympic so tó ṣe pé òun ìranu àgbánláyé wọ́n sọ fún àwọn mùsùlùmí kan ní France pé ó gbọ́dọ̀ jáde lásìkò yìí like àfẹ́ rí ọ àfẹ́ rí ẹ̀yin mùsùlùmí ní lásìkò yìí ẹwú tí yẹpẹrẹ dé fún àwọn mùsùlùmí bá wọ́n sì tó wà ń bẹ̀ so ẹlẹ́kàrún nínú pó pé kèfèrí kèfèrí wọ́n ma fi ń wọ́n lọ́dọ̀ ara rẹ̀ ṣe ń ṣe gbogbo kíní wọ́n tó wọ́n lọ àwọn kèfèrí ìpé kèfèrí kèfèrí rẹ̀ lẹ̀ ẹlẹ́kẹfà kí yẹn mọ́ bọ̀ká bọ́sẹ̀ so ẹlẹ́kẹfà nínú pé kèfèrí kèfèrí onáà ni pé ọ̀bọ̀lọ̀ ma kọ́kọ́ sálámà sí wọn ẹlẹ́ẹ̀keje òun náà ni pé òun gbọ́dọ̀ má tì wọ́n síwájú ní jòkó àbí kó kí àwọn fàyè gbà wọ́n èyàn gbọ́dọ̀ tí wọ́n tí wọ́n síwájú ní jòkó èyàn gbọ́dọ̀ má fàyè gbà wọ́n èyàn sì gbọ́dọ̀ má fọ̀nà gbà wọ́n láti sàlàyé ilé ilẹ̀kùn rẹ̀ nípa àlàyé rẹ̀ àti pé nípa tí ó bá ti mú àbúrúwá àti àgbọ́yé tó nẹ má fún wọ́n ní kó súnmọ́ mẹ́yìí tó fún jù lọ́nà ni wọ́n sọ pé kó tí wọ́n sí kó kó ṣe sùtá fún wọn tí ó wà mú aburú wá fáwọn mùsùlùmí so lẹ́ẹ̀kẹjọ èyàn gbọ́dọ̀ gbà wọ́n láyè ní pé kí wọ́n wọ haram Makka èyàn gbọ́dọ̀ gbà wọ́n láyè kí wọ́n wọ haram Makka so èyàn gbọ́dọ̀ gbà wọ́n láyè so kí wọ́n wọ haram Makka bákan náà ẹlẹ́kẹsàn nínú ìpé kèfèrí kèfèrí so wọn gbọ́dọ̀ gbà wọ́n láyè ní Jaziratul Arab ní Arabian Peninsula so ní Arabian Peninsula wọn gbọ́dọ̀ gbà wọn láyé gbogbo mi tó jẹ́ Jaziratul Arab so ah, wọn gbọ́dọ̀ gbà wọn láyé so Sheikh Saalih Al Fawzān wá sọ kìní kan nínú fótúnù sí lábẹ́ bíbá so wọ́n ni qāla ah, shaykhunā mu'alliqan hunā wa hādhā min ikhtisāsi waliyyi amri amri al-muslimīn eléyìí nínú tó dá sálẹ̀ sá fún olórí àwọn mùsùlùmí ni fala yajuzu li ahadi nnas kò tọ́ fún àwọn èèyàn ikhrajuhum so ní pé kí wọ́n ṣe kíni kí wọ́n yọ wọ́n jáde so kama yaquluhu al-an al-jahala pé olórí ni ó decide pé ok ẹ jáde kí wọ́n yọ wọ́n kúnnú nínú jaziratul arab wa man ta'aththara bi ra'yi al-khawarij àtàwọn tó sì pé wọ́n ti gbàrò rí khawarij so fasaru yaqtuluna al-mu'ahadin wọ́n bẹ̀rẹ̀ sí pa àwọn tí wọ́n ní protection ìjọba wal-musta'minin àtàwọn tí wọ́n seek safety wọ́n ni wa yufajjiruna al-mabani wọ́n sì ń blow àwọn ilé allati yaskunuha ha'ula'i al-kuffar al-mu'ahadun so àwọn kèfèrí tí wọ́n ní agreement àbí tí wọ́n ní àbò ìjọba yìí so wọ́n blow rẹ̀ up wal musta'manun wọ́n ni fayagduruna bi dhimmati al-muslimin wọ́n wọ́n jàmbá àdéhùn táwọn musulmi ṣe fún àwọn èèyàn báyìí wọ́n ni wa yakhununa al-uhud wọ́n sì jàmbá àdéhùn wa qad qala an-nabiyyu sallallahu alaihi anábi sì ti sọ pé man qatala mu'ahadan ẹni tó bá pa ẹni tí ó ti pé ó láàdéhùn pẹ̀lú àwọn musulmi àti ó ní àádù pẹ̀lú àwọn mùsùlùmí ó wà lábẹ́ àbọ̀ àwọn mùsùlùmí wọ́n ni lam yarih raihata aljanna kò ní gbọ́nrún aljanna sí lè jẹ́ àlàyé hadithi ṣùgbọ́n a ní torí pé a fẹ́ dùn àwọn kèfèrí nínú kádùkò lórí ìpìlẹ̀ so a ní torí pé a fẹ́ dùn àwọn kèfèrí nínú kásíkín lórí ìpìlẹ̀ wa ara eléyìí gan àìgbógun ti àwọn mu'ahadun àwọn musta'manun a ah, sí torí pé káfídọ̀ àwọn kẹfẹ́ nínú o torí pé kíni torí pé annabi sallallahu alaihi wasallam sọ ni torí pé annabi ṣe ni torí pé Ọlọ́run bá sọ ni wa in ahadun min al-mushrikina istajaraka fa ajirhu hatta yasma'a kalam Allah so ah kò jẹ́ bó jẹ́ so ilé ilẹ̀lẹ́kẹ̀ẹ́sán nínú àwọn kan tí a ó bá àbí àwọn nǹkan tó tẹ̀lé ìpè kèfèrí ní kèfèrí pé ah ní dáfí mọ̀ pé ó pín kèfèrí kèfèrí so eléyìí nínú àwọn nǹkan tó dá sàrẹ́sà fáwọn wàlíyù amri eléyìn tí ẹlẹ́kẹ̀ẹ́wá nínú àwọn nǹkan tó tẹ̀lé ìpè kèfèrí kèfèrí òun ni ẹ gbọ́dọ̀ máa yìn wọ́n àti máa gbé so ambele tàbí kí àti ẹ máa wá gbé wọn so ẹlẹ́kẹ̀ọ́kànlá nínú àwọn nǹkan tó tẹ̀lé ìpè kèfèrí kèfèrí òun ni èwọ̀ ní kí ẹ má kọ́pì wọn èwọ̀ ní kí ẹ má kọ́pì àwọn kèfèrí èwọ̀ ní kí ẹ kọ́pì àwọn kèfèrí so níbi aṣọ wọn níbi ọdún wọn àti gbogbo tó bá dá sàlẹ́sà fún wọn so àwọn nǹkan yìí ni àwọn nǹkan tí yíò fi mọ̀ tí yíò fi lè test ara rẹ̀ so àbí àwọn nǹkan yìí ni àwọn ìpìlẹ̀ nǹkan tí yíò fi mọ̀ tí yíò fi test ara rẹ̀ pé á ah, sí o pé kèfèrí ń pé kèfèrí lóòtọ́ so sheikh wani baqiya an na'rif wani tó kù tama ma yajuzu ta'amulu bihi ma'ahum in tó tọ́ ká máa ṣe pẹ̀lú wọn fa hunaka ahkamun àwọn adájọ́ kan wà ó tajuzu muzawalatuha ó tọ́ kí ẹ máa ṣe ma'al kuffar pẹ̀lú àwọn kèfèrí ya annaha laysat min al muwala torí kò sínú kíkini kò sínú wàhálà kò sínú kíyàn mú aláyò àwọn àdọ́jọ́ kan wà ó tọ́kì ẹmà àwọn nǹkan míwà tó tọ́kì ẹmà sí pẹ̀lú àwọn kèfèrí kò bọ́ sínú pé èyàn mú wọn láyò kò bọ́ sínú pé èyàn ń sà wọn lẹ́sà kò bọ́ sínú pé èyàn mú wọn lẹ́sà kò bọ́ sínú pé èyàn ní loyalty fún wọn walaysat min al-mahabba kò sí nínú fẹ́ wa innama hiya min al-umuri al-mubaha nínú àwọn alamari tó tọ́ ni so wa min al-manafi'i al-mushtaraka àti nínú àwọn àǹfàní tájọ ṣe nínú common benefits gbogbo wa ni wa ni fayajuzu lana awwalan ó tọ́ fún alálàkọ́kọ́ an nata'amala ma'a al-kuffari bi tijara ní pé ká bá kèfèrí ṣe níbi káràkátà alìrànkálọ́dọ̀ kèfèrí kò sí tó burú bẹ́ẹ̀ so in bẹnu ọ̀pọ̀lọpọ̀ àwọn owó tó ṣe pé àwọn ọmọ Ìgbò ní ṣe ọ̀yẹ àwọn náà sì ma tó gọ́lábà nínú ọ̀nà Ìgbò kọ́nà bá kó tọ́ wọn sọ́nà kó tọ́ wọn sí Islam so kò sí tó ṣe kọ bá ma Yorùbá ìrà táyà so kó bá ra paipu kò sí tó ṣe an na ta'amala ma'al kuffar so ní pé ká bá wọn kèfèrí ká bá wọn ṣe pìtìjárọ̀ níbi owó so kí wọ́n náà tàn ká fún ọkọ̀ sí tó sí wọ́n ni fanabi'u wọ́n ni a masu kini amata wọ́n na ṣtari ma'ahun a sì mara pẹ̀lú wọn so ó tọ́ kò sí tó burú bẹ̀rún wọ́n ni thaniyan wọ́n lẹ́lẹ́kejì wa an nastafida min khibratihim a nínú experience wọn so a nínú experience wọn ẹ wo nǹkan báyìí o ẹ wo ibi táwọn àwọn Ikhwani tẹ́ ká ti ní alwala wal bara wọn ní alwala wal bara bẹ ibi tẹ́ ká ti ní alwala wal bara ní gbogbo àwọn nǹkan mẹ́kànlá tàti àwọn àbáwọn ìpìlẹ̀ àwọn nǹkan mẹ́kànlá tó jẹ́ ìpìlẹ̀ fáwọn nǹkan nínú àwọn kan tí sọ́lé ti sọ so àwọn kan mọ́kànlá ẹ̀ ṣùgbọ́n àwọn Ikhwani ibi táwọn ti mẹ́ ní alwala wal ní pé ara àwọn mùsùlùmí ló gbọ́dọ̀ ma jẹ́ lọ́yà dákùn lọ́wọ́ lọ́rọ̀ ṣe gẹ̀rẹ́ sí lọ́ọ̀tọ́ lọ́wọ́ ní tí ó fi mẹ́jẹ́ táwọn mùsùlùmí ni ẹ máa wọ́n tó burú jù wàláhì bí tẹ́jìrìbà sáláwí ọgbádùn lọ́yà kèfèrí jù lọ́yà mùsùlùmí à ilé yìí gbogbo anáramà torí pé kíni torí pé kéèsì báwọn kèfèrí kí wọ́n ṣe kéèsì kí wọ́n ṣe ìjọba wọn kí wọ́n ṣe ìdájọ́ wọn mùsùlùmí tí ń gẹ̀ẹ́sẹ̀ ń bẹ́ ẹ̀tún àwò gbogbo àwọn mọ̀sọ́lì tẹ́ ní yíò mọ̀ sí rí sí òun ni òun rí so àbí àárá I need the Muslim female doctors dákun tó bá yẹ pé Christian female doctor òun ló ṣe kí ni òun ló treat obìnrin dákun kí ló fi ṣe ẹ̀ẹ̀ mọ̀ pé bí tán tí ma ń sí ìwòsàn fún wọn ẹ̀yẹn àwọn ọkọ̀ ma wá ṣe dáwà fún eléyìn burú eléyìn burú jẹ́ ìyẹn gan sì tó lè yí kò bá mú kò bá ń sẹ́ntì ìdágún sí bó ní ìwòsàn tó lọ́fẹ́ sí bó ló sì bá Jésù mú àbí bó ní fáyà sí fẹ́ kí ọ ẹni tó fẹ́ tọ́ntọ́n sí ìwòsàn fún so wọ́n gbá ah, ẹmọ̀ pé wọ́n bá wọn sọ̀rọ̀ níbi tí wọ́n ti máa ń bá wọn sọ̀rọ̀ díẹ̀díẹ̀ àti ah, mi gan bó ti lọ di bó ṣe lọ di kèfèrí nù ẹ̀ bó wọ́n di kèfèrí tú eléyìn wọn gan wọ́n di kèfèrí ní túrùn nǹkan mi ibi táburú wà náà ni pé sórí sórí gbogbo aná ìgankan náà láfẹ́ àbí ká sọ pé in tí a fẹ́ náà ni pé kí gbogbo aká padà di mùsùlùmí àbí àmọ́ ojú ọ̀nà tẹ́yìn fi ń rìn nǹkan ní òfìdí bẹ́ẹ̀ kọ́lá in tí ó padà di ni pé àwọn mùsùlùmí ó wíkì ṣẹ́ríbí dáwà ti bẹ̀rẹ̀ ní pé àkídà ká mọ́ sí dáwà fáwọn èèyàn bí so dáwà yẹn yóò kan gbogbo èèyàn níbi tó yóò kárí gbogbo èèyàn gẹ́gẹ́ bí dáwà Sheikh Muhammad bin Abdul Wahhab ṣe kárí gbogbo mamlaka dáwà àwọn ẹlòmí náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ so tó bá wọ́ ọ̀rọ̀ ọ̀bà tó bá wọ́ ọ̀rọ̀ ọ̀bà so àmọ́ bí dáyìí ti fẹ́ gbé gbogbo kò sí pé ká bẹ̀rẹ̀ kankan láti pìlẹ̀ gẹ́bà nẹ́bí sallallahu alaihi wasallam ṣe bẹ̀rẹ̀ ẹwà àwọn ọmọ sọ̀rọ̀ ẹwà lánàbí lo àti yẹ̀sìmọ́ká fi pèpè síta òhìd ó gba bẹ́ẹ̀ ni ayé sí nǹkan ti yá àárọ̀ so ojú ọ̀nà nẹ́bí yẹn ló dájú ojú ọ̀nà nẹ́bí yẹn náà lè yóò sì máa lò kẹsí pé 30 years nìkan ló tún pèpè mọ́ká ó fókọ́sì lórí tàwíìdì 30 years mọ́ká gbogbo pàtó tún lò mẹ́lì náà tàwíìdì náà àwọn nǹkan mìí tún kókà tún lékún lórí tàwàhídì ni so at the end of the day sórí gbogbo èèyàn náà làwọn náà fẹ́ jẹ́ kan di mùsùlùmí àmọ́ kìí sójú ọ̀nà tí yíò fi jẹ́ kan di mùsùlùmí ni ṣe mọ́ táwọn ti ṣe àwọn ti gbà pé àwọn kèfèrí ò lè ààlé gbogbo mùsùlùmí gbogbo ò lè di mùsùlùmí pé ní táwọn mọ́ sí ni pé a fẹ́ ní mùsùlùmí ní gbogbo ayé pọ̀ ìtàwọn ò ní pé gbogbo èèyàn lè padà di mùsùlùmí so but a bẹ̀rẹ̀ ní pìlẹ̀ bó ṣe ẹka bẹ̀rẹ̀ yóò àmà tàkà yóò máa tàkà yóò máa tàkà so wọ́n ni wà ní stafida so ìbí ní pé wọ́n mọ̀ káwọn musulmi sáburú so mọ̀ káwọn musulmi sáburú níbi àwọn sẹ́mì tó wọ́n sọ pé kán lọ́kọ́ so ibi tẹ́lùmí ò ti lọ́kọ́ lọ́sí wọ́n sọ pé ọgbọ́dọ̀ lo body bubble ibẹ̀ ni yóò ti máa dáwà lọ́fíìsì pẹ̀lú professor kèfèrí tó wọn mọ̀ fìlọ́kùlọ́ lọ adúrú aburú táwọn musulmi kó sí látara ayé yìí náà ni ayé táwọn ẹ̀kọ́ wá ní lèkì yìí náà ni so adúrú aburú so wọ́n sọ pé kí lọ́pàá wọ́n sọ pé ẹmọ gbọ́n nǹkan tó wọ́n sọ wọ́n ní torí pàwọn kèfèrí tàbádọ́dọ̀ nọ́ọ̀sì àwọn òṣìwá lónà wọn ma ní ọmọ fún wọn ní pamphlet Jésù so pamphlet pé mẹ́ta lọ́wọ́n so wípé àṣọ ah, àfẹ́rùn kan báyẹn bọ̀ gbogbo step tí wọ́n fi padà dínà sí yẹn so sọ́wọ́n pé throughout step yẹn wọ́n ní karùn kan báyẹn so wọ́n pín wọ́n lọ léwe kò sí ibi tán ti ń gba pamphlet rẹ̀ wá bọ Jésù tó tó léwe ọmọ gba lọ́fẹ́ lófò ní so gbogbo step tí wọ́n fi padà di intention yẹn sẹ́ṣọ́ pé wọ́n ní pass through yẹn but òròjú ti fún àwọn ìkànnì lórí wọn ò fẹ́ tẹ̀lé ojú ọ̀nà annabi sallallahu alaihi wasallam wọ́n fẹ́ result ẹ̀yàn pé tán bá ń protest náà gbọ́n máa ń sọ what do we want we want this when do we want it we want it now ṣàwọn pé máa ń protest náà nìyẹn so bọ́ sí máa ń protest náà nìyẹn so so bọ́ sí máa ń protest náà nìyẹn pé ah kí la fẹ́ afẹ́jọba gidi ìgbàwo la fẹ́ ìsínísí so ìsínísí náà wọ́n fẹ́ gbogbo nǹkan so ẹ ṣíwọ̀ pé ọmọ mùsùlùmí yẹn kó tó dé lẹ́vù ìgbàtẹ́ ẹfẹ́ lò wọ́n yẹn ẹfẹ́ lò àwọn mùsùlùmí náà yẹn so kó tó dé lẹ́vù ìgbàtẹ́ ẹfẹ́ lò wọ́n yẹn ẹ ṣíwọ̀ pé wọn ní ti dákúdà ẹ ṣíwọ̀ pé ẹlòmí rẹ̀ ẹrùdù rẹ̀ kò ní ti lọ ẹ ṣíwọ̀ pé ẹlòmí rẹ̀ ìdajì ẹ̀sìn rẹ̀ kò ní ti lọ tó yẹ pé ṣé ní tàà mọ́ ń ṣe ni pé ẹmọ́dó ẹmọ́wọ̀n kan ṣe ń tá máa ń ṣe ní pé ṣe ń tá kọ́kọ́ máa ń ṣe ní pé káwọn èèyàn gba ẹ̀sìn ni àbí káwọn tí wọ́n wà lórí ẹ̀sìn káwọn náà má fi ẹ̀sìn lẹ̀ ṣe ti ẹwọ adúrú ángù tí ojúpọ̀nà àwọn ìwòrán àwọn ìkwánù àbí àwọn tó bá anú ẹ̀sìn àwọn ò bá fẹ̀ sí ilẹ̀ nínú prósẹ́sì káwọn ẹlòmí fi wọnú ẹ̀sìn sẹ́wọ̀n kan so ọmọ mùsùlùmí ò bá wá kò bá wá padà di gbogbo tí ò bá dì ẹ tí wọ́n ń sọ láti jọ iná ẹ tí ń sọ láti jọ iná pé afẹ́ ní mùsùlùmí dákun láti jọ iná so ẹ gbọ́dọ̀ máa ní lọ láyé so ẹni tako kí mùsùlùmí wà ń bẹ̀ àmọ́ kò gbọdọ̀ jẹ́ lórí intanso ní pé wọ́n affect ẹ̀sìn sẹ́ ẹ̀sìn tẹ́ ilé fẹ́ dáàbòbò ló wọ́n affect ẹlẹ́kùn ẹwà rí kílùkọ rẹ̀ ẹwà rí àwọn tó máa ń lo àwọn ìjábò gbogbo àwọn ìjábò yẹn pé so yóò wà jẹ́ nọ́ọ̀sì àbí yóò jẹ́ dókítọ̀ kò sí pé àwọn àgbóyẹ̀sìn wà àwọn kèfèrí iná ni wọ́n ma bá ṣe ẹgbígbà mẹ́wàá tó tó mọ́ ń kọ́ àwọn dókítà méjì sínú ọ́fíìsì kankana so yóò ṣe pé kí ni yóò ṣe pé yóò ní yóò di pé Dr. Paul so Dr. Paul wà lọ́pọ̀sítẹ̀ Dr. Paul wà ní opposite Dr. Aisha so ẹni mọ́bà tí wọ́n ma bá wọn sọ̀rọ̀ ah, dákùn sí torí pá fẹ́ ẹwà mọ̀ wo ẹmọ́ wá gbọ́ ẹmọ́ wá gbọ́ ẹ̀ ń sọ wọ́n láwọn mùsùlùmí first pay session na kí ni percentage àwọn mùsùlùmí tí wọ́n rí pé tí wọ́n ń dá wọn lóò nígbàtí wọ́n pè wọ́n now ẹni tẹ́ wá sọ pé òun ti ẹ̀ torí kó bá fi lè kílùkọ rẹ̀sìn lọ́wọ́ rẹ̀sìn lọ́wọ́ so gorí kó bá fi lè rẹ̀sìn lọ́wọ́ ni kó wá fi ṣe nọ́ọ̀sì kó wá fi ṣe dókítọ̀ yìí ok láti gbà tó ti wá débẹ̀ èyàn mélòó lòun ti wá rí eh, convert Islam ẹmọ́gbọ́ so ìyẹn jẹ́lẹ̀ kejì ohun sẹ́lẹ̀kẹta ni pé ókè láti gbà tó ti wá débẹ̀ náà àwọn aburú àwọn kílòpọ̀ rẹ̀ àwọn aburú wo ni ò tí kàn nínú àwọn aburú gbogbo àwọn kẹ ẹ máa gbọ́ ẹ máa gbọ́ ẹ máa àwọn ẹ̀kọ́ ní ní ìdáhùn fún yín díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ náà làwọn náà ń sọ náà ẹsẹ̀ lè gba díẹ̀díẹ̀ níbi tí ó bá ìlànà nẹ́bì mẹ́ ẹ wá gba díẹ̀díẹ̀ níbi ìlànà nẹ́bì kìí ṣe sí òjò kẹrin díẹ̀díẹ̀ ní ẹwọ ìgbà tí Dr. Kini débẹ̀ ó háyà àwọn mùsùlùmí so àwọn mùsùlùmí bí 500 ló háyà so háyà àwọn mùsùlùmí bí 500 kódà wọ́n tún lọ probe ní kìníkàkìníkà so ní pé wọ́n tún lọ probe ní kìníkà wallahi tí mùsùlùmí bá wà ń bẹ̀ tí ó bá dẹ́sìn rẹ̀ lọ́wọ́ tí ń ran Islam lọ́wọ́ tí ń ran àwọn mùsùlùmí lọ́wọ́ tí ń borí kẹfẹ́ kò sí ìrìnà tó ṣe àmọ́ fóbìnrin gẹ́gẹ́ ẹ̀rì gbogbo tí ń sọ látàrọ obìnrin obìnrin gangan kí ní àdánwò ni so a máa dẹ́yàn rí ni pé àwọn èèyàn ń àìlà ká fẹ̀sìn ilẹ̀ pàwátá ká fẹ̀sìn ilẹ̀ lábọ̀ kí nǹkan jábọ́ nú ẹ̀sìn wọn kí nǹkan jábọ̀ nú dúrédé wọn lórí pé kí lórí pé àfẹ́jí kí àwọn kèfèrí gba ayé máa lọ àwọn losers wallahi tó bá yí pé ha ah, Kilo kílòkọ eh, rẹ̀ eh, ẹni tí ó ṣe kílòkọ rẹ̀ tó jẹ́ mùsùlùmí tó jẹ́ mùsùlùmí tọ́nà bá bá fi rẹ̀ sílọ́wọ́ kò sí tó burú mẹ́ kìí sí tíyàn torí èyàn pọ̀lọ̀ máa ṣe tàhídà àwọn mahalla àwọn gini ìbáwọn èèyàn àwọn yóò kẹ máa dáwọ ẹ̀rú máa fẹ́ dáwọ ẹ̀rú ibi tí yíò wà níbi àwọn kẹrẹ́ǹsì ibi tádà wọn wà mẹ́rin so wọ́n min khibaratihim ẹ̀rì sheikh salifasana sálàyé àwọn gbàtà nílò wani wani sta'jiruhum wani a ma aya wọn lil qiyami bi a'mal pẹ̀lú àwọn ṣẹ́ tó sì pé 'inda al so àwọn ṣẹ́ tó sì pé kò sí lọ́dọ̀ àwọn musulmi o man yaqumu biha ẹni tó sì kí ni ẹni tí ó sì wọn wala nasta'jiruhum wa nutli'uhum ala umurina al-khassa a ní ma gbà wọn ká ma jẹ́ kí wọ́n ma alámàrí wa tó dásàlẹ́sà fún wa àwọn ẹ̀kọ́ wọ́n ni ò kọ́ kọ́ ma àwọn alámàrí tó dásàlẹ́sà wọn so wọn kọ́ so bọ̀ta àwọn kí lókọ́ rẹ̀ àwọn alámàrí gbogbo náà ni wọn gbọ́dọ̀ àwọn ونطلعهم على أمور على أمورنا الخاصة lórí àwọn àlámọ̀rí wa tó ṣe pọ̀ dásẹ̀ dẹ̀sà fún wa كأن نتخذهم وزراء gẹ́bí ká máa mú wọn ní mínísítà ọ̀yẹ́ sọ ní pé ká máa mú wọn ní mínísítà nílùú mùsùlùmí so kí la fẹ́ fi mínísítà kèfèrí sí mínísítà for kufru affairs wọ́n ni mustashari àbí ẹni tá mọ̀ ẹni tí tá ma gba ìmọ̀ràn rẹ̀ so consult consultant so ní tá ma consult níbi alámàrí tó dásà lẹ́sà tó já sí àwọn musulmi wọ́n ni wa innama nasta'jiruhum li a'malin a ma gbà wọn níbi àwọn tó ṣe pé yaqumuna biha wọ́n ma ṣe wa hum ba'iduna an sirril muslimin wọ́n sì jìnà sáà àwọn musulmi so a mọ̀ gbà wọn síbi àwọn sẹ́sọ́ yí pé wọ́n mọ̀ sí wọ́n jìnà sí àṣírí àwọn mùsùlùmí kalmabani ẹ má gbàgbé nǹkan tí mo ń sọ in tí mo ń sọ ni pé in tí yẹn fi ń condemn àwọn ẹ̀kọ́ wá níbi àwọn katánkò fèsì ẹ̀sìn lákọ́kọ́ mọ́ mójútó kátó mójútó ayé àbí kí ni Sheikh Muhammad bin Abdul Wahhab fi bẹ̀rẹ̀ ẹ̀sìn náà ni so bó láti wá bẹ̀rẹ̀ níbi pé a ní di female doctors so ibi ẹ̀sìn láti kọ́kọ́ bẹ̀rẹ̀ aláwọ̀kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì ni pé a gbọ́lá fún pé àwọn mùsùlùmí tó wà lórí ẹ̀sìn ká má fẹ̀sì tí wọ́n lẹ̀ dúgbé kíni dúgbé àwọn kèfèrí afẹ́sẹ̀ kíni afẹ́ wọ́n sẹ́sìn lọ so a ní fi gílùkọ́ rẹ̀ ìntà àti ìrí ká fi bá tí ó wà lẹ́lẹ̀ ọ̀yí tó bá wá tí ẹ̀yìn májì tó bá yí pé gbogbo ká ní gbogbo ni gbogbo olú yìí mùsùlùmí ni sáà a ń bèèrè ìtàsí àwọn musulmi náà tí wọ́n jẹ́ dókítọ̀ iná tẹ́lẹ̀ náà wọ́n di dókítọ̀ iná tẹ́lẹ̀ so ewo tó wá ní àbúrò wá pèpè sí àbúrò wá pèpè sí ṣe mọ́ táwọn yẹ pèpè sí ṣe ń sọ táwọn yẹ I need the female plumber no I need the eh, I need the Muslim plumbers ṣe ti bọ́dí tí I need the Muslim plumbers so I need the muslim kílùkọ́ rẹ̀ scavengers àwọn tó máa ń sálẹ̀ kí yẹn a ní dìkà musulmi náà pọ́nbẹ̀ ọ̀ so a ní dìkà ní a ní dì muslim a ah, kílùkọ́ rẹ̀ eh, àwọn ah, tó máa ń kó àwọn kílùkọ́ rẹ̀ àwọn waste gbogbo ẹ̀ a ní dì muslim waste garbage men ẹ̀ eh, ní eh, dìkà masọ̀ gbogbo lè ẹ̀ nírí ọmọ sọ gbogbo ibi munafasa náà ni ibi munafasa náà ni so in ta n sọ kọ́ ni pé kíní yìí ṣe kò ṣe àwọn àfáà sọ́nà átàlìmọ́mù sáàdì sọ nínú ọ̀rọ̀ wọn pé ìbámíwà tó yẹ gbíjẹ́ fádúdó kìfáyà fáwọn mùsùlùmí ikọ́ lọ stọ́dí ìṣẹ́kàn ìṣẹ́kàn pàtó ìgbàmíwà tó lè jẹ́ fàdọ̀dọ̀ kìfàyà a má at essence ẹ̀sìn sẹ́ at essence ẹ̀sìn ẹ ma wo àwọn afọ́sọ̀ nǹkan ní ọ̀tọ̀ ní báwọn yóò ṣe wọ́n lò àwọn afọ́sọ̀ pé ẹni tó bá fẹ́ lọ lù kèfèrí pé ah, ah! ìmọ̀kan wọn lù kèfèrí yẹn tí ó sì mọ̀ àwọn mùsùlùmí àwọn ìjọba fẹ́ ràn èèyàn lọ wọ́n ni wọ́n gbọ́dọ̀ jẹ́ àwọn èèyàn wọ́n gbọ́dọ̀ jẹ́ pé ìmọ̀ yẹn ò sí lọ àwọn mùsùlùmí wọ́n gbọ́dọ̀ jẹ́ pé àwọn tí wọ́n dúró dé lórí ẹ̀sìn tó yí pé àwọn kèfèrí ò le kọ́lá àwọn gan tún jẹ́ egun lọ́rùn fáwọn kèfèrí ni ẹlẹ́kẹta iye ìgbà tán fi gbọ́dọ̀ dún bẹ̀ náà ni pé iye ìgbà tán fi ń wá máa so ẹlẹ́ẹ̀kẹ́ ẹni ni pé kò gbọ́dọ̀ tí ìpayà pé wọ́n sì gini wọ́n sì yí wọn kún bí ẹ̀sìn wọn fún wọn àtọ́bá wá rí báyìí dẹ́nu wọ́n lè ṣe gini wọ́n lè lọ́kọ́ wọ́n lè lọ stọ́dí ìlú kẹfẹ̀ẹ́ ẹwọ́n táwọn àfáà sọ o ààrí ìrùmọ̀ yẹn mọ́ ń lọ àwọn òsùnmi kí lọ ń wá kìí kí náà wá gẹ́ mo fẹ́ lọ study petroleum engineering kò síbi tó ti rí petroleum engineering tó tó àwọn ilẹ̀ àwọn lárọ́bá ṣẹ́wọ́n gẹ́ ẹwọ báwọn èèyàn sí ń kó bára wọn ọ̀tọ̀ ní táwọn àfóò sọ ọ̀tọ̀ ní táwọn yóò mọ̀ sí àwọn àfóò bọ́gbá bọ́sẹ̀ lọ́dọ̀ yìí lójọ ọgbìn dèní wọ́n sọ pé tẹ́yẹ̀ bá fẹ́ lọ stọ́dí ń lọ àwọn kèfèrí májẹ̀mú yìí ni kò sí pá àwọn tí wọ́n àwọn ìjọba ní òní so bákan náà ok mùsùlùmí a nídi iṣẹ́ kan tó yẹ pé àwọn mùsùlùmí gbọ́dọ̀ ma kò gbọ́dọ̀ jẹ́ àdí expense ẹ̀sìn kò gbọ́dọ̀ jẹ́ àdí expense ẹ̀sìn láyéláyé ẹ má wọ mùsùlùmí o ẹmúbìnrin mùsùlùmí ẹ má wọ àwọn marohil àwọn levels tí ó pass through kó tó di doctor tán sọ yìí so kó tó di doctor yìí kò sí si, kò sí àyà kò sí kankan má ẹ̀dọ́sbítún gbà mí báyìí wọ́n kó yí tí obìnrin dókítọ̀ pé ah ìwọ gan free láti ju bí mi gan fi relax lọ ha ah, afá ok wá ṣíò gbogbo ṣe ṣẹlẹ̀ hmm, ẹ̀yìn àfá ah, dákun kí ni ìtumọ̀ nonsense ah o mọ̀ sí fẹ́ni tó àsáyìn obìnrin sí fún ẹni tó lọ àdánwò ló kó bá mùsùlùmí tó páyà Ọlọ́run Ọba ẹ wá máa wo ẹ wo àwọn náà wá mọ̀ pé nínú profession iṣẹ́ látara ikhtilati tí ń ṣẹlẹ̀ yìí la ilaha illallah fàṣà tí ń lọ nínú profession yìí ní agbára rẹ̀ a àbú ní agbára rẹ̀ wallahi kódà ó ti di pé àwọn èèyàn ti máa ń ní pé ah, ìyàwó rẹ̀ nọ́ọ̀sì ni like ó ti ní ọ̀dá tó nìkan tán ma fi sí lábẹ́ <laughs> ah, nọ́ọ̀sì ìyàwó rẹ̀ sọ́gbẹ́ ah, ìyàwó rẹ̀ nọ́ọ̀sì ẹ̀ ah, <laughs> eh, kò sí tó lè ṣe ìyàwó rẹ̀ nọ́ọ̀sì so lọ́dọ̀ àwọn àwọn ọ̀nà dákun ogun lẹ́lẹ̀ ń gbé fún Islam báyìí nínú fàṣà ṣe dákun ẹ̀wọ̀n kan láàrin Islam náà sọ̀rọ̀ wala lil a'da'i kasar so ẹwọn gẹ́ so kéèsì ń tàn sọ ní pé a ah, ní pé a máa èké àwọn èèyàn wọ́n dá àwọn èèyàn ẹmọ̀ pé àwọn èèyàn fẹ́ máa parọ́ máa wà rẹ̀rìn wọ́n sì fẹ́ wọ́n sì fẹ́ bà wá jẹ́ wọ́n sì fẹ́ sọ wá lókọ dájẹ́ kò tó kàn wá ọ̀dọ̀rọ̀ ọba láti pàdé so awọ ẹni tí ó right tí ó wrong lọ́dọ̀ náà wà mọ́wọ́rẹ̀ ayé yìí awọ mind tó bá sọ fún nípa wọn láyé bọ́n tàà sọ ní pé àníṣẹ́ kìí sí expenses in tàà tèyàn ń sọ láti jọ inú aburú kí ní ìpé kìí kò bọ́rọ̀ jẹ́ expenses lè yóò fi ṣe àwọn àwọn ẹ̀sìn tí wọ́n ń jà fún dà nígbà yẹn àwọn yẹn parọ́ tán àwọn wọ́n sì wọ́n rò páwọn tán náà wọ́n rò páwọn tán àwọn mùsùlùmí ó ti wá di pé gbogbo ọmọ mùsùlùmí ṣé ẹmọ̀gbọ́ oh, kátẹ̀wá ok hab tàbátẹ̀wá sọ pé àwọn mùsùlùmí tán lọ bẹ̀ káníbọ́yà àwọn kan lọ wọ́n fi àwọn ọmọ obìnrin mùsùlùmí tán lọ ń tìsí ẹmọ̀ wo àwọn ọ̀rọ̀ tí fi ń dèwò ọmọbìnrin mùsùlùmí tọ́lọ ń ti sáwọn àdánwò wáyìí àbáwọn mùsùlùmí tó yẹ kíni at the expense kíni ẹ̀sìn wọn ṣe ohun kan tí fi ń dé o wà ilá kódà àwọn àfáà náà sọ pé kíní ìtìsẹ̀ tí yẹn bá ní bùkátà sí ní tí yẹn lè rán àwọn mùsùlùmí tí wọ́n lọ sọ́dì ni àbí táwọn tó lè jẹ́ fárúdù kìfáyà lórí àwọn ni láti máa sọ ní tó lè jẹ́ fárúdù kìfáyà lórí àwọn mùsùlùmí torí kì ní yí ẹlòmí ilé gbọ́ inú àwọn Salafi yóò kàn máa wọn náà kàn máa sọ torí pé kàn ìdí tàà fi ń sọ nì kìí ṣe pé kì ní yí náà jẹ́ ìwọ̀tán pátápátá tóbìnrin bá tí ó bá lẹ́ni lọ́dọ̀ àwọn obìnrin tí ìsọkùnrin yóò kọ̀ tí ó lẹ́ni lọ́dọ̀ àwọn obìnrin tí ó affect ẹ̀sìn rẹ̀ tí ó sọ di obìnrin rèrèdè tí ó bá bọ́nà ọba ṣe fẹ́ jẹ́ kóbìnrin jẹ́ láwùjọ bí ó tí ó bá jẹ́ mọ́lá ẹ̀dàkùn kí ló burú mẹ́ èmi ò rí àfá kan tó tí ó bá sí àwọn aburú yìí ń bẹ wallahi èmi ò ráfà kan tó sọ pé haram gbé kó bí ní kó wá ìmọ̀ súnnà ẹjẹ́ fi ẹjẹ́ ǹdẹ́ ẹ̀lẹ́ láwọn àfá dìun bá dí so àbáwọn mìíràn àwọn kí ló kọ àwọn Taliban so àwọn Taliban eh, ẹ̀ ele láwọn afá Taliban so ẹ̀lẹ̀ rí àwọn rọ́fídọ̀ náà so láwọn rọ́fídọ̀ àwọn Iran náà wọ́n sọ pé ìwọ ni kóbìnrin kó wá mọ́ so ṣùgbọ́n kìí ṣe ń dáwọn sọ nìyẹn kìí ṣe ń dáwọn sọ nìyẹn oye so ìdáwọn sọ ni pé àníṣẹ́ à ní gbọ́lá fún ayé at the expense ẹ̀sìn a ní gbọ́lá fún ayé ìyàdẹ̀ expenses àyà máa jẹ òkúta táàfi lọ bọ́lọ̀ ni as long as tàbí wà lórí ẹ̀sìn wa ṣe ní tàà sọ nìyẹn so tàhírù ọ̀rọ̀ yẹn nìyẹn pé bọ̀ pé à ah, ní tó fẹ́ ni pé wọn tẹ́ fẹ́ káwọn obìnrin sórí rí ara ara well tó wáyé pé tó gbàlérò pẹ̀lú orí ni pé káwọn náà máa darí àwùjọ ká máa ṣe gbogbo kíní bẹ́ẹ̀ ni àfẹ́ torí pé Ànábì sallallahu alaihi wasallam ó fẹ́ ma mẹ́rin wá pé nígbàtá na tẹ́ Abubakar náà wọ́n ṣe kíní ẹnìkan náà kan eh, òun ní minister for women for women affairs sẹ́wọ̀n so ẹ máa wò ibi tí mo ń lọ ní pé káti àwọn sọ pé òkè lápẹẹrẹ ìsìn àwọn nínú gbogbo àwọn tẹ́ ń sọ pé wọ́n fẹ́ lọ gbogbo wọn náà fẹ́ lọ rìn sí lọ́wọ́ ni àpé irọ́ táwọn èèyàn ń pa tanawa ni so káwá ní 50 ló fẹ́ lọ rán nìkanà ká nínú àwọn mùsùlùmí tán lọ study gbogbo àwọn gẹ́tẹ́ ní anídi mùsùlùmí lélè anídi àwọn obìnrin mùsùlùmí lélè anídi àwọn ọmọbìnrin mùsùlùmí lélè gbogbo àwọn tẹ́ ń kó síbẹ̀ yẹn so káwá sọ pé kí ló gọ̀dẹ̀ káwá sọ pé 30 ọ̀ká sọ pé bóyá 30% nù wọn àwọn náà wà nítorí ẹ̀sìn wọ́n dẹ̀ fẹ́ fi ẹ̀sìn lọ́wọ́ ni àwọn náà ń kó sáburú o kò láwọn kó ń bí àwọn aburú tán kó sí o ẹlòmíì torí profianess lọ́wọ́ ló fi ṣe boyfriend girlfriend kó ń school ló fi kó síranù kó ń school ẹlòmíì torí profianess lọ́wọ́ ló fi kó àwọn òròyìn burúkú ní school so ẹlòmíì torí profianess lọ́wọ́ ọ̀gá rẹ̀ tó jẹ́ kíní rẹ̀ ó bẹ̀rẹ̀ sí ń bá síranù o torí pé ẹ lè dìkòkò papọ̀ mọ́ ewúrẹ́ kó má jẹ̀rẹ̀ kí ká má jẹ̀rẹ̀ àwọn àánà sí méjì tí ó jẹ̀rẹ̀ àwọn méjì àyàfi tọ́lọ̀ bá ní kí ewúrẹ́ òun rápálá tó mẹ́mẹ́mẹ́ jáde sẹ́wọ̀n kẹ́ so kìí sọ̀rọ̀ pé ẹ̀ẹ́nù àkàtù ma gbà wọn lẹ́kítọ́rọ̀ wa pẹ̀lú ìpáyà Ọlọ́run ah ìpáyà Ọlọ́run wo lẹ́fẹ́ ṣe fún kòkò tẹ́ẹ̀dì mọ́lé papọ̀ mẹ́wúrẹ́ wá sí ìpáyà Ọlọ́run wo lẹ́fẹ́ ṣe báyìí ẹ wá imagine kámpù tí wọ́n ti dé àwọn ìkòkò papọ̀ máwọn ewúrẹ́ ẹ̀yin kòkò ẹ bẹ̀rù Ọlọ́run o àwọn ewúrẹ́ tó wà lábẹ́ yín ẹ má yàbò wọn ẹ má jẹ wọ́n wá sí wọ́lẹ́fẹ́ ṣe fún àwọn ìkòkò lẹ́yìn nínú kámpù àwọn ewúrẹ́ tó wà nínú kámpù kòkò èyẹ́ kan tara yẹn ni in ta nẹ́bì ti sọ náà ni ẹsẹ́ ẹ separate wọn káwọn obìnrin

kọ́lá nínú àwọn ọmọ ìyá tí ẹmọ̀ pé wọ́n ti níyàwó wọn ti bímọ kò sẹ́nì kankan tó wá lajúlẹ̀ tí wọ́n wò pé ọkùnrin ní ọmọ gbẹ̀bí ìyàwó so ara kò rí bẹ́ẹ̀ so ó túnmọ̀ pé ìdáhà náà fẹ́ nìyẹn oye ìdáhà náà fẹ́ nìyẹn àmọ́ bò làwá ṣe fẹ́ a ní láti pìlẹ̀ ní kéèyàn ti gbé kéèyàn eléyìí ṣe Saudi ẹ má sọ pé kí wọ́n má kọ́ àwọn obìnrin lọ́tọ̀ kan má kọ́ ọkùnrin lọ́tọ̀ ọ̀tọ̀tọ̀ ọ̀tọ̀tọ̀ ní skún wọn tó bá tún jẹ́ ǹkan náà tó jìnà sí àwọn fẹ́tẹ́fẹ́tẹ́ tẹ́ ní rí wọn tọ́kùnrin e jáde kò ní róbìnrin tóbìnrin e jáde kò ní rọ́kùnrin ẹ̀dàkùn tó bá jẹ́rù bá tí wọ́n ń kọ́ wọn lẹ́sìn tí wọ́n ò báyé wọn jẹ́ tí wọ́n kóró rí burúkú sí wọn lórí wọ́n kọ́ wọn nípa wọ́n kọ́ wọn lẹ́sìn wọ́n kọ́ wọn ní àìfà wọ́n kọ́ àwọn obìnrin bí wọ́n sì jóbìnrin láwùjọ ah èmi ò máa fà ẹ̀yìn ẹwọ̀n pé final result ní kíni final result ní kíyàn bẹ̀rẹ̀ ṣe àbí so ẹ̀yìn lọ gbé e ní final result ní ibùlà wá ti gbé e, ìpìlẹ̀ kí ní ìpìlẹ̀ ok àwọn ọmọ wa láti kékeré abẹ̀rẹ̀ sí rè wọn tó rí pé ẹ segregate wọn ò ní rò papọ̀ mọ́kùnrin wọn ò ní rò papọ̀ wọn obìnrin ẹ wá imagine ọmọ tó bá wá kẹ́kọ̀ọ́ nú lé bẹ́ẹ̀ bóyá mi ní sí irú ọmọ bẹ́ẹ̀ irú ọmọ obìnrin bẹ́ẹ̀ ẹ jẹ́ fún ilápẹ̀lẹ́sìn irú ọmọbìnrin tọ́nà bá rọ̀yàn lọ́rọ̀ so irú ọmọbìnrin tó yí pé gbogbo ayé rẹ̀ segregate kó lọ́dọ̀ ọkùnrin náà àwọn ìbò fẹ́ bá wọn kóró papọ̀ mọ́kùnrin ẹ má fẹ́ nǹkan báyẹ̀ sí fẹ́ kí ewúrẹ́ papọ̀ mọ́ ìkókò tí kòkó bá tún wá jẹ wúrẹ́ ẹ̀tún wá ṣe kíni ẹ̀tún wá blame pé kílé tó fi lè jẹ́ ṣé ẹni tó ní ewúrẹ́ ṣé ma ń gbé yóò gbé yóò jẹ káwọn kòkó ma yí káàkiri yóò wá ní à pé ẹmọ wo àwọn ni wọ́n sọ pé ẹmọ pé ìgbà tó ń lọ sí Qatar I faced a disgrace I have never faced in my life kí ni disgrace to face ó ní wọ́n sọ pé káwọn ọkùnrin wọlé lọ́nà ọ̀tọ̀ ó tún lọ bọ́ọ̀lù náà ní kọ́tọ̀rù tó lóhun lọ ní o so kọ́tọ̀rù náà dáǹsì rẹ̀ ìsápẹ̀rẹ̀ ìlú Islam gidi ni so ó ní wọ́n sọ pé káwọn mùsùlùmí wọlé láyọ̀tọ̀ káwọn eh, ọkùnrin káwọn wọlé láyọ̀tọ̀ káwọn obìnrin pé ah, i feel disgraced ah, in tó disgraced ẹ ma wá i was harassed kí wọ́n lè wá fẹ́ èyàn ọ̀tọ̀ ọlọ́run ìwà ìtọ̀rọ̀ náà wọ́n láyé tí mo ń sọ fún alásìtàn ní pé èyí eh, òun ṣe sáàyù láti dun àwọn kèfèrínú àtòfin àwọn kèfèrínú wallahi lan tardohum abada ibi tí mo sọ last time ní pé nígbà tí ẹgbẹ́ ọbí ma wáwò pé <laughs> eh, àwọn ìbò sọ pé 18 ní pé 18 náà ni ó jẹ́ pé kìí sọ ọmọ tán pè ní grooming sọ ọmọ wallahi ò lè tẹ́ àwọn kèfèrí lọ́rùn so ọmọ táwọn kèfèrí ń pè ń grooming in tán pè ń grooming ni pé ọmọ obìnrin rẹ o wá ń train láti kékeré pé yóò marry ní ẹnjìn ẹni tó bá tẹbá délé ẹlọ́wọ́ so ó rò pó lè tẹ́ àwọn kèfèrí lọ́rùn àbí wallahi ò lè tẹ́ wọn lọ́rùn kí wá lọ́dún tó wá sí tọ́nà ọba fẹ́ lọ́wọ́ tán ní pé she was groomed by her parents àbí lágbájá ló groom rẹ̀ kí ni gbólóhùn àwọn ti sọ di gbólóhùn burúkú ìtumọ̀ ẹ̀ ni pé bóyá gbàtẹ́ni ẹ wà ní 14 wọ́n sọ pé ẹni báyìí ni ó fẹ́ wọ́n sì ti fi fún un wájé kí wọ́n pé ah, à ń bẹ̀rù àwọn ìbò à ń bẹ̀rù àwọn ọ̀tọ̀ ọlọ́run so wọ́n ní pé ẹjẹ́ kó pé ẹjẹ́ kó pé 18 wọ́n ni sẹ́mọ́ táwọn ìbò sọ àwọn kílòkọ rẹ̀ àwọn ọ̀tọ̀ ọlọ́run kò fàárù wọ́n ni wọ́n gúnmù ẹ̀ láti age 14 dé 18 fún mi ah kò gbọ́dọ̀ fẹ́ tí o bá sì pé 18 kò wọ́dẹ̀ lọ́kọ ẹ̀ tún gbọ́dọ̀ fi lọ́kọ ẹ̀ tún wọ́n gbọ́dọ̀ suggest ọkọ fún amúlé ní boyfriend tí ó mọ̀ ṣe gbogbo tó bá wù ah ṣe alóò lè tẹ́kẹ̀fẹ̀ rí lọ́rùn kí ló ń dàmọ́ ara rẹ̀ sí báyìí ah! ó lè tẹ́kẹ̀fẹ̀ rí lọ́rùn kí ló ń dàmọ́ ara rẹ̀ sí ìwọ mùsùlùmí ìwọ so bí tí mo sí lọ ní pé ẹmọ́ ohun kan ohun àwọn ni wọ́n sọ pé pé wọ́n segregate àwọn mùsùlùmí wọ́n ẹ̀yìn náà lẹ́sọ pé tí wọ́n bá fọ́ọ̀kan obìnrin obìnrin ó ma claim wọn pé wọ́n hara sọ àwọn gbólóhùn yìí gẹ́wà pé gbólóhùn yẹn àwọn àtìmẹ́lì tó ma nínú lágbára ẹlòmí tó bá hara sí òun náà so imi ìwọ́n kan kó gbẹ́ papọ̀ kí ló mean by hara sí ṣe rí ò fẹ́ kí ẹ máa dànkárú kò sọ pé nǹkan tó dáa ni ọ̀ kódà látara pé kò sọ pé nǹkan tó dáa ni ní ṣẹ̀ríà fi provide the practical solutions ẹ segregate àwọn wàfárikò bẹ́ ìnà fún mọ̀dọ́ ọ̀jìnà ẹ segregate wọn láti kékeré àtàwọn ọkùnrin àtàwọn obìnrin ẹ̀kọ́ wọn náà ọ̀tọ̀ọ̀tọ̀ wọn ò gbọ́dọ̀ máa rò papọ̀ wọn ò gbọ́dọ̀ máa rò papọ̀ tá má ti dàgbà tá má ti gbọ́n tó má ti dé tẹ̀mí yìí ẹ separate wọn ẹ gbọ́dọ̀ wọn dà wọn papọ̀ ẹ wá separate wọn báyẹn ẹ wá ìmájí ọmọ tó ń wá kẹ́kọ̀ọ́ bóyá òun náà ó kẹ́kọ̀ọ́ bóyá medicine yẹn náà lẹ́nṣọ́ àbí ó wá kọ́ yí kọ́rọ̀ yàrá so ẹ̀kìnà ń pè falẹ̀ ni àbí àwọn kan báwọn so ó sàwá kọ́ ní kọ́rọ̀ yàrá medicine náà lẹ́nṣọ́ àbí ó wá kọ́ kọ́rọ̀ yàrá ó kọ́ ní bóyá ìkan náà university Saudi lọ́dọ̀ àwọn mùsùlùmí lọ́dọ̀ àwọn tí wọ́n lẹ́sì àwọn tó sáà wà jù èyàn lè rí tó kítà pátápátá oye so àwọn tó sáà wà asìlámù jù now ẹ̀dàkùn sí mi náà àjíìvù nkẹ tí ẹ ń sọ yẹn àbẹ́mì àjíìvù rẹ̀ wẹ̀ mí rẹ̀ láti pìlẹ̀ so ìyọ́nà ọlọ́run bá lè mí náà wá pé ok ah, èmi ọmọbìnrin mi ò fẹ́ kó di medical doctor àbí tọ́ bá ìpé ń tẹ́lẹ̀ yìí tẹ́yàn fẹ́ fẹ́ ọmọbìnrin rẹ̀ yẹn tọ́ ok ó fẹ́ kó ní medical doctor so tó rí pé ògbé ah yóò lè ran àwùjọ lọ́wọ́ yóò lè ran àníyàn tó dáa ni so but ká mí mú rí dínà lè khair so ok bó wà ló ṣe á fẹ́ débẹ̀ bó ṣe wá débẹ̀ ni pé ah <laughs> yóò kọ́kọ́ wuyọ lọ secondary school náà yóò wọ skẹ́ẹ̀tì pínpín táwọn ọkùnrin ó mọ̀ lọ́mọ̀ yóò tún kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn tíjà kèfèrí tí ó mọ̀ sọ fún àwọn tíjà yóò tún ẹ mọ̀ pé gbogbo secondary school ló mẹ́ ní teacher kan tó yẹ pé táwọn ọkùnrin àtòbìnrin bá jókòó lọ́tọ̀ọ̀tọ̀ wọ́n tún tò wọ́n papọ̀ ẹ̀yìn rírí ẹ̀yìn kò sí bàtẹ́yìn wà mẹ́ so mr kìníkà ní ọ̀nà ni ó mọ̀ jẹ́ kọ́lá ó tún lè jẹ́ o tó bá wàlá ó ma ń wà lọ́pọ̀lọpọ̀ àwọn léèwé tó bá tún rí pé àwọn ọkùnrin àtòbìnrin tún jókòó lọ́tọ̀ yóò ṣe kíni yóò tún tò wọ́n papọ̀ ti rí pé mo dẹ́jọ́ mẹ́ta mo rí wọ́n ti ń gbẹ́sìn kẹ́sìn màmá ẹmọ́ yẹ ká máa lọ bí tán lọ mọ́ ọ̀hún tó rárá tó rí tẹ́kẹ̀fẹ̀ nínú so ní tàà ń sọ ni ẹ pé ìpìlẹ̀ lèyàn ti máa ń gbìn kan ìpìlẹ̀ ní èyàn ti máa ń gbìn kan kí wá ló ṣe yínkẹ́ ìbẹ̀rẹ̀ láti pìlẹ̀ pé ok àwọn ẹfẹ́yé ah, ẹwọ́n tàà ń sọ látàárọ̀ wọ́n sì tún padà parọ́ mọ́yàn náà ẹwọ́n tàà ń sọ látàárọ̀ wọ́n tún padà parọ́ mọ́yàn náà ni pé àwọn people you are realistic some people yóò wà realistic àwọn kan sì bẹ̀rẹ̀ wọ́n dẹ̀ rí ṣe níbi ìpìlẹ̀ pátápátá láti bẹ̀rẹ̀ ok a ti sọ problem àbí kí wá ní solution solution kí ká padà sí bí tírà Ọlọ́run wa ká padà sí sunnah nabi sallallahu alaihi wasallam so tírà Ọlọ́run ọba olóso pé ok ah, ká bẹ̀rẹ̀ pẹ̀lú tawhid ká bẹ̀rẹ̀ pẹ̀lú àkídà káwọn náà ká kọ́ àwọn ọmọ wa kárí wọn lórí rẹ̀ ká bẹ̀rẹ̀ pẹ̀lú tẹ́rẹ́bíyà islam so àwọn ahkamu islam àwọn àwọn nurturing islam àwọn nǹkan tí islam kó sínú kíyàn mójútó gbogbo àwọn nǹkan yìí so káwọn ọkùnrin káwọn gúrò lórí tàwọn kíyàn máa rí wọn lórí responsibility àwọn obìnrin kan mọ́ gúrò lórí tawhid kí a máa lè wọ́n lórí pé kíni lórí pé kán rẹ̀ ra wọ́n lẹ́kan jómìnà ká ma rí àwùjọ wa bẹ́ ká ma rí bẹ́ ká ma rí bẹ́ ká ma rí bẹ́ a ma sàṣìṣe a kò ní jẹ́ 100% so a ma sàṣìṣe kò ní jẹ́ 100% ma ma wá gbìyànjú lórí ẹ̀ a ma wá gbìyànjú lórí ẹ̀ ẹlákùnrin rò pé àwùjọ tó bá bẹ̀rẹ̀ báyẹn wọn ò ní padà separate ṣe rògbò wọn ò separate school àtàwọn ma lọ ìdí tó fi ṣẹlẹ̀ ní mamlaka tó pé tẹ́lómí ò fi jáde báyìí kò mọ̀ kódà kò ní conversation pẹ̀lú ọkùnrin rí ó pọ̀ gan ó pèsè pé ó wà náà dìrò ó pọ̀ gan sẹ́yìn ló sọ bẹ́ẹ̀ fún ẹni tó bá wà mí kódà ẹni tí yàn bá rẹ̀ lábẹ́ ilé obìnrin tí yàn bá rẹ̀ lábẹ́ ilé sẹ́yìn ló sọ bẹ́ẹ̀ fún so a se se bí dáadáa náà láfẹ́ afẹ́ kí islamu kí islamu yẹ tàn kánà ni ẹ jẹ́ ká gbé láti bí náà ara o ẹ má gbé láti bẹ̀ gbogbo wa náà fẹ́ rí ìtẹ́fìrí ni ẹ pé kìí sí Islam làwọn pípù ìfẹsẹ̀ but kájọ máa darí ipò ipò làwọn yẹn wá so wọ́n láyé ẹmẹ́jẹ kó jìnà sí yí pé ẹlòmí ń wá ipò ó ti àwọn pé kò sẹ́ni tí ó gbóhun débi pọ̀ àyàfà mùsùlùmí so káà mùsùlùmí náà wà nílò àwọn okò bẹ́ẹ̀ torí pé kìí yẹn sílísílà ní ẹjẹ́ sọ bí tó ti bẹ̀rẹ̀ fáwọn ẹ̀kọ̀wá ní fún yín ibi tó ti bẹ̀rẹ̀ fáyẹ̀ wá ní fún ní pé a fẹ́ lórí mùsùlùmí by fire by force àwọn sọ pé àwa náà fẹ́ lórí mùsùlùmí ẹwọ̀n wo nǹkan àwọn náà fẹ́ náà nìyẹn kò sójọ kan láyé tó yí pé àwọn Salafi sọ pé olórí kèfèrí làwọn fẹ́ àwọn prefer so ojo olórí mùsùlùmí làwọn náà fẹ́ olórí kèfèrí àgbàkó ní àgbàkó ní kílùkọ rẹ̀ wìláyà lórí wa so bó tẹ̀ sí ní tako a ní síkíní a ní protest against rẹ̀ so but àgbàpọ̀ ní ìwé láyà lórí wa so but ẹmọ̀ wọn wọn o nkankan yína nílà láwọn náà fẹ́ ok bọ́ wà láṣẹ débẹ̀ bá ṣe débẹ̀ ni a wà bẹ̀rẹ̀ láti pìlẹ̀ bá nẹ́bí sí bẹ̀rẹ̀ rárá o a ní bẹ̀rẹ̀ láti pìlẹ̀ a lọ gbé látọ̀kẹ́ ni so àwọn tó àwọn ìkọwàní àwọn sọ pé kálọ̀gbẹ̀lẹ̀ gbogbo àwọn ọmọ tàdọ́múnù tààwúnù gbogbo wọn wáyé wátá mọ́sí mọ́sí nìyẹn so kí èyàn mọ́ gbàtàjẹ́ tí èyàn máa ráwọn ẹni yìí pé àwọn tàbọ́mún àwọn tmc sàwọn kìníkan so kí èyàn mọ́ gbàtàjẹ́ pẹ̀lú wọn pé eh, àwọn ilé ìlú súnà ara ọ̀ as-sunnatu fi wádìn wa hunna fi wádìn akhar so súnà wà láyé kan àwọn wà láyé mi ni ṣe máa wọn kan wọn wà sọ pé ókè ṣe wọ́n mọ̀ pé látara pé a fẹ́ olórí mùsùlùmí tipátipá yẹn a sì ah, àwọn onímọ̀ dìbò àwọn wo ni yóò máa affect yóò máa influence àwọn yòókù ah ó túnmọ̀ pé a ní ìdí àwọn mùsùlùmí náà ní ipò ìjọba náà nìyẹn láwọn ipò ìjọba náà nìyẹn ní tó bí nìyẹn o so ó ta ó ta sálísálà láti ìfẹ́ fi mùsùlùmí jẹ́pọ̀ olórí tipátipá ni but ti sálàfí ó ta sálísálà láti fi pé ká gbé ìpìlẹ̀ wa fọ́lọ̀wọ̀n ọba nìkan ṣoṣo ká fi ra wa nílẹ̀ fọ́lọ̀wọ̀n náà jẹ́ fọ́lọ̀wọ̀n ọba nìkan ṣoṣo kí sẹ̀mí wá jẹ́ fún Ọlọ́run Ọba nìkan ṣoṣo ṣẹ́wó so ẹlòmí lè mọ̀ pé ẹlòmí kan ogun kan mọ́ ta púpẹ́ obìnrin ọwọ́ sí kíníkà inú ọwọ́ lọ sí kíníkà kíníkà kí tó ń sọ ní yes kílùkọ rẹ̀ lókùnbà tí ò bá ti affecti ẹ̀sìn kò affecti bóbìnrin yóò ṣe jẹ́ se mi bẹ̀rẹ̀ àwọn kílùkọ̀ rẹ̀ ìbẹ̀rẹ̀ àwọn sàhàbíyà tó ṣe pé wọ́n ma títà àwọn èèyàn lójú ogun náà so ìbẹ̀rẹ̀ àwọn sàhàbíyà ti se rí nísìn bá yóò step táwọn èèyàn fi ń débẹ̀ ara ọ̀wọ̀lọ̀ bá wọn kókó pamẹ́ a mọ̀ wọ́n ni against jẹ generally náà ni kódà ọba mọ́mọ̀ dítà fi ń sọ àmọ́ tí wá mọ̀ dí rẹ̀ báyìí ṣẹ́wọ̀n ká ok kò affect tawhid kò affect nǹkan sí kò affect rúrù bọ́lọ̀ wọn bá ṣe dá obìnrin náà sí kò mọ́ sọ àwọn obìnrin lọ́kùnrin láwọn school yẹn kí ni wọ́n kọ́ wọn bẹ́ẹ̀ sí wọ́n máa kọ́ wọn ní orí feminism tó yẹ́ rígbò mi wọ́n segregate nítòótọ́ àmá ìròrí feminism náà tó ń kọ́ wọn bẹ́yẹ̀ máa lè máa tó igbóhun náà gbà fọ́kọ rẹ̀ ó ti pọ̀ ayé ọkọ rẹ̀ pọ̀ ó ti lálàsí ẹ̀mí ọkọ so tó bá tún wá débẹ̀ yóò tún wá máa ẹmọ̀ wó fa aláburú tún gbin aburú sára àwọn èèyàn ó kàdà bí ìyà tó hùn náà dáa ni yóò tó mọ́ sọ fọ́mà rẹ̀ pé ìyà tó jẹmí ìwọ̀rọ̀ jẹ́ ọ́ ìyà tó jẹmí ìwọ̀rọ̀ jẹ́ ọ́ ìyà tí ìyà bá ìjì mi ó gbọ́dọ̀ kó lórí ìwọ yóò jẹ yí méjì sọ ní tó sí yẹn tí ìyà fi jẹ yẹn náà ló tún ń kọ́ ọmọ rẹ̀ tí ìyà ó jẹun náà ìyà wa jẹyìn yóò wá máa jẹran lọ́wọ́ so torí wọ́n ma jogún tí jíǹsì látọwọ́ ara wọn ilá tó bá wọ́lọ́ ọba ẹwọ̀n ká so àkámẹ́lẹ̀ ìyàn ó ṣe pàtàkì gán kama kama kí ni mahallu niza àwọn pẹ̀lú àwọn ibo láti yapa àwọn èèyàn yìí wọ́n nabi sallallahu alaihi wasallam wọ́n ni annabi sallallahu alaihi wasallam ista'jara kafiran wọ́n na nábi háyà kèfèrí yadulluhu ala tariq kó tọ́ sọ́nà fi sáfàrí lè hijira níbi ìrìnàjò hijira ẹwùn gafa ibi ìrìnàjò hijira ìrìnàjò tó yí pé torí Ọlọ́run ọba nípa ìjọsìn ni hijira wa ìbádà ni hijira so annabi wá háyà kèfèrí láti kó wọ́n ni fasta ajaro abdullahi ibn torí pé anábi makọ́ sí dìtọ́nà ọba fẹ́ lọ́dọ̀ makọ́ sí dìtọ́nà ọba fẹ́ lọ́dọ̀ wọn ni pé káfẹ́ sí ẹ̀sìn ilẹ̀ fọ́lọ̀ ọba nìkan sọ́sọ́ makọ́ sí nínú àwọn nǹkan tọ́nà ọba fẹ́ ni pé ká fi ẹ̀sìn ilẹ̀ fọ́lọ̀ ọba nìkan sọ́sọ́ kọ́lá àwọn tó ga kó mọ́ sí pé wọ́n jọ́sí fún kankan àyàfọ́lọ̀ ọba nìkan sọ́sọ́ so anábi hama pé tó ń bá dún lú yìí wọ́n lè padà sọ ní sùta ọlọ́wọ́ bá wá pa láti kó ṣe hijrọ́ so hijrọ́ láti lè fi lọ fi ẹ̀sìn rí ilẹ̀ fọ́lọ́wọ́ bá nìkan ṣoṣo kò wá sí bó ṣe lè débẹ̀ àyàfi kíni àyàfi kó háyà kèfèrí ẹwùn kẹ́ anábi ma yálà anábi sallallahu alaihi wasallam ní mọ́jù nípa èròǹgbà ọlọ́wọ́ bá nípa fẹ́sìn rẹ̀ àti fáwọn ìdá rẹ̀ sùmọ́ràn ẹ̀kọ́ wa ní ara ọ̀ so ara so wọ́n ni li'annahu kana hadiyan a wọ́n torí pé o abdullahi ibn urayqit wọ́n ni wọ́n nabi sallallahu alaihi wasallam ista'jara kafiran wọ́n na nabi sallallahu alaihi wasallam mú haya kèfèrí liyadullahu ala at-tariq láti tọ́ sọ́nà li'annahu kana hadiyan torípò ṣe kí ni ó mẹ́nà ó mọ àwọn ọ̀nà ayé ni ó so ó mọ àwọn ọ̀nà ayé so wọ́n ni kharit so àbí khirit so khirit ẹni tó mú bèrèbèrè bí nǹkan so hadiyan khiritan so olù olùtọ́nisọ́nà olùmọ̀nà so tó mú bèrèbèrè ga kí máa kù tó dé wọ́n ní fanastafidu min eh, khibaratihim a sàǹfàní níbi àwọn experiences àwọn kèfèrí bí ṣarti allanu makinahum min asrarina pẹ̀lú mẹ́jẹ̀mú pé a gbọ́dọ̀ jẹ́ kí wọ́n máa wọ́n àṣírí wa so a gbọ́dọ̀ jẹ́ kí wọ́n máa wọ́n àṣírí wa wa min bitanati amrina àti nínú àwọn alámàrí wa tó pamọ́ so a gbọ́dọ̀ jẹ́ kí wọ́n jẹ́ wọ́n máa so sọ́nà jẹ́ kágbàgbé ìta dé ẹ fi ẹ make sure pé marking ẹ marking bí wéyí ẹ gbọ́dọ̀ gbàgbé ìta dé so inshallah ta'ala wallahu alam wa sallallahu wa sallam wa baraka ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi ajma'in subhanakallahumma wa bihamdika sallallahu ilaha illa anta astaghfiruka wa atubu ilayk